فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم الفوائد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم لك قلنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وضعت فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العظيم الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا ما سفه نفسه لقد اهتديناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين أسلم على سلامة لرب العالمين ووصى بها إبراهيم بنيه أيوة، أيوة، فلا تموتن إلا وأنتم مسلمون ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد استفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين ọlọ́run ní ẹgbọ́ kó tó dàbáì Ibrahim ti fẹ́ yí kọ̀ǹkarí ìdùnnú ìkọ́kọ́ bẹ̀rẹ̀ fún yàn kọmọ̀jẹ́ pé bàánújẹ́ kan ti sáájú rí méjèèjì látàwáyé yóò tẹ́rì tó wù tó dára tó wù tó sì tọ́ fẹ́ fẹ́nìkan ní ẹ̀rọ rọ̀ kejì yí ẹgbà ẹgbà nígbà àkọ́kọ́ dáyé la sùn ni átùmọ̀ rí dùnnú átùmọ̀ rí nǹkan ẹkún jẹ́ pé yí ti rí sòrò kàn lára ìyàwó lára ọmọ lára ẹbí lára sòrò náà ọmọ ẹgbẹ́ kan

bìkẹ́lì máa tè lọ́dọ̀ àwọn ní Súfí ìrọ àwọn àwákáfí àti lọ́dọ̀ àwọn onítọ̀rọ̀ sí ìrìn bí àwọn ìmọ́mù yìí wọ́n tu wọ́pọ̀ tí ọlọ́run dán wò bìkẹ́lì máa tè pẹ̀lú àwọn wọ́ọ̀t ọ̀rọ̀ kan kan ni Ninu naa,

Àbẹ́ẹ̀kẹ́kẹ́ àfà kan. Ó ti dàgbà, wọ́n tó ló pé lọ gẹ́ àdòdó. Ọwọ́ apá gbà sí àdòdó ló jẹ́ a máa kọ́sì ànẹ́bìrà inú àwọn kan ní ọ̀dá náà nínú. Ọ gádọ̀dọ̀ ń gbọ́ dàgbà tó dùn gé nípa ní ẹ̀kiri ká tó akọ́ dàgbà. Òun fún rẹ̀ lọ́fà dọ̀dọ̀ rẹ̀ lọ́fà ẹran eré rẹ̀

àwọn Ibrahim kó tó di àpẹẹrẹ ìgbàgbọ́ nínú Báíbù nínú Kùránì gbàwà sábà yẹ̀bà Húsá kéèsì kékeré. Àwọn Ibrahim àwọn náà lọ́wọ́ ní gbogbo Mọ́kà àti Mẹ̀dínà ní ọ̀rọ̀ ọmọdọ́mọ rẹ̀ ni Muhammad àrọmọdọ́mọ rẹ̀ ni Ismail lọmọ Hajara ìrìnàjìnà Ismail ló Muhammad. Àwọn Ibrahim àwọn náà lọ́wọ́ ní Jerusalem gbogbo àwọn Kìrìsìtẹ́nì ń torí ẹ̀wọ̀n náà ló bí ìsáhákà ìsáhákà ló bí yàkúbù yàkúbù ló bí mọ méjìlá ọmọ ìyálé náà làwọn Israeli àwọn òyìnbó ọmọ ìyàwó làwọn lárúbáwá òun lórí gbogbo ẹ̀ lẹ́yìn ìdánwò ni ó èyí ó rí nǹkan ẹlọ́bálò wọn fẹ́ wọn fẹ́ látàwò kọ̀fẹ́ ga ni ní ẹ̀jẹ̀ lóhun òfin tọ́lọ́ǹkọ́ ẹ̀yìn àgbàgbà ilẹ̀ ìjòkó tẹ́yà lóhun òfin tọ́lọ́ǹkọ́ níyàn ṣe bísínẹ́sì yọkàn wàhálà níyàn ṣe tìbílẹ̀ yọkàn wàhálà níyàn ṣe kírísítẹ́n yọkàn bí yàn bá ń tajà lọ́jà àwọn lọ́jà gbogbo ẹbí wọn lérí sẹ́ńsà ń gbádùn lọ́jà ní ẹni tí máa ń ṣe tọ́lọ́run yọ́ra jẹ́ ooo mọ́lẹ̀ ẹni jẹ́ ìlú kalẹ̀ náà sì ní máa bá ọ̀dọ́ wọn parí owó ìdánwò ọ̀rọ̀ ìdánwò ìwà ìdánwò ìṣe tí wọ́n tẹ̀kẹ̀ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá fún tọwọ́ pàtí ọlọ́run ní kí ní náà Ibrahim kò tí ìmọ́mù láti omi Àmẹ́bìráìmọ̀ ní jẹ́ ọmọ àmì náà jẹ ìmọ́mù torí òun ti dàgbà, ọdún lórí lókùn tó wọ́lù lé ìmọ́mù lọ́nà àà ní èkún kùkùnkùn. Kọ́lẹ̀ láyà náà lọ àdí ìzọ́rí. Ẹni bá jẹ́ lábòsínú وإذ جعلنا البيت مثابة للناس وأمنا Ó fi hàn pé tọba tó lò dáadáa jù báyìí lọ tó ti dáadáa báwọn tí ń tẹ̀lé ọ tó ṣàbòsí fún wọn, wọ́n kó wọn lówó jẹ ò, wọ́n bá wọn yàwó sùn, wọ́n ṣàbòsí fún wọn, jẹ́ wọ́n máa rọ́lọ̀ lára rẹ̀ fún mọ́ra náàbì lára rẹ̀. Alkitabu wa sunna ni kó lò. Tọba tó lè ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní wọ́n máa fẹ́ àfáàjì wá dáa kó máa bí ọ ti fáàrí. Wàtàkìdò mi mọ́ta ní ìbúrá yìí mẹ́mọ̀ sọ́lá. Àbá àlájì ọ̀rí yìí, ní tó ń rẹ̀, máa sin lọ́wọ́ ọmọ rẹ̀ náà dúó kí ẹ̀yọ́ máa fá Ibrahim àti ó tàfà ẹ̀yọ́ máa kéwú àti ìyàwó ẹdúró sí ẹmọ́mọ́ kó mọ́mọ́ lọ́lọ́tọ̀ kẹ́ ìmọ̀ lọ́lọ́tọ̀ tó máa rí kẹ́ ìrádìnà ìyàwó afábòjì afárí ti wá sí fún ọ àwọn alágbàrá láti lárí ẹwú yíyàwó afárí jẹ́ jẹ́rẹ́ jẹ́rẹ́ káàfọ́ ọmọ lọ́lọ́tọ̀ kí ìyàwó ọmọ lọ́lọ́tọ̀ àdánwò ni ẹdúró tẹ Ibrahim náà ẹ̀tẹ̀lé tẹ̀mítẹ̀mí tòótòó ọlọ́run ó dúró tẹ̀yìn náà. Wà láti fi. Ẹ máa ṣe ìtìkáàfù ń bẹ̀, ẹ máa ṣe náfílà lóru, ẹ máa ṣe lọ́sàn-án. Wà rúkà ẹ̀sùn. Ẹ máa ṣe náfílà, ẹ máa ṣàdú, ẹ máa ṣàṣàlá, àtùbí ọtí náà ṣe mọ́kà nìyẹn. Wà ní bàbá ọlá ẹbọ̀ ọ̀rọ̀ Rabbi jẹ́lá bàbálàdà àmìnà. Àbẹ́ Ibrahim àti Jọ́nà ọ̀tọ̀rọ̀ fún Mọ́kà, ọ̀tọ̀rọ̀ sí Mọ̀dínà. Ẹ àbábọ̀ ẹnu kásìkò tó délú iná wọ́n náà tọrọ sí àyíká dáàmà lọ́tọ̀ pé á ah, nígbà táàfà yíwọ̀lú ó sì dákú owó olú ewu ní káàfà wọ̀lú kí lù ọbàjẹ́ àdáwò ní fáàfà àjọba dọ́dọ̀ rẹ̀ ikẹ́ adé tátún táwọn èèyàn sunkún wá kí wọ́n rẹ́rìn padà ah, ọ̀rọ̀ òun ti gbà fáfà náà báwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àbá rẹ̀ sí àwọn èèyàn rẹ̀ nílọ wọ́n sunkún darí ní ọlọ́mọ ti ti aládọ́wọ́ àbá o mọ́sí alójìbìtì mọ́sí wá lápanilẹ́kún tí wọ́n fọ́n fọ́wà mẹ́rin àbá wàrùgbọ́ka aláhùnmínà tọ́mọ̀rọ̀ tí mẹ́nà torí kò sí rúgbìn kò sódò kò sómi. Àmẹ́bà ìmọ̀ lọ́sàdúà ni gbogbo rẹ̀ bá dé mọ́ta àwọn rúgbìn tútù lẹ́bà mẹ́. Lẹ́mọ̀ òjá ah, tí wọ́n ń tẹ̀ já ilé ìdí. Ọlọ́run rọ̀ wọn lọ́rọ̀, ọlọ́mọ́ta rọ gbogbo ìlú ìlọ́rọ̀. قال ومن كفر فأمتعه قليلا Àádọ́ẹ́mà ní tọ̀rún àtọwà ríwá ẹni tí ọ̀bá wá ṣe kìí tó jẹ́ kèfèrí ń gọ́ ọlọ́run ní wọ́n wọ́n láti ẹ̀nà wọ́n jù ọgbádùn. Ẹ̀rí, ọdá tí àfọ́ wà bí kan kí Mùsùlùmí máa rí ṣe, kí Kírísẹ́nì máa rí ṣe, káwọn àtẹ́bọ́ máa rí ṣe, fágbà àgbárùkà fáàdì láńjẹ, ọdá púpọ̀. Ọlọ́mọ́sà ti bẹ́ẹ̀ fún ọ, kó ti bẹ́ẹ̀ fáwọn náà ẹ̀rí táwọn ọlọ́pàá ń gbé ní ojúmọ́ ọlọ́mọdé àṣọ àmì Fúnmọ̀ ọ̀dẹ̀ tọ́rọ ìlà àbábì náà wà bí ìbẹ̀rẹ̀mẹ́sí. Ẹ̀ndọ́ àtàkọ́ ọlọ́run ọlọ́run ní fílẹ̀ ní fún àmì ní jẹ́ níyà. Wà ìdí yá fáwọn ìbòrá yìí mẹ́lẹ̀kọ́ وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل àti Ismail ọmọ rẹ̀ ẹwọ àrà tọ́lọ̀ ń dá gbogbo iná ẹjọ pàápọ̀ ẹ̀túnlẹ̀ ọlọ́run yìí ṣe ẹ̀ràn ọlọ́wọ́ pẹ̀lú owó ẹ̀ràn ọlọ́wọ́ pẹ̀lú owó tẹ́ bá ní òun kẹ́ dé fún ọlọ́run ní ẹni bá kọ́lé ọlọ́run ọlọ́wọ́ mo ní kí ní kan àìsí fàárí àápẹ́kọ́lọ̀wọ̀n ó gbà ní kọ́lọ̀n lè gbà á. ẹnàkà ń tàṣẹ́ ní ọ̀yá ìlú ọgbọ́tọ̀ ọgbà ọ̀pẹ́rẹ́ ọlọ́run ọkùnrin tẹ̀ ọ́ àtọ́bìnrin aláàrùsíwárí mùsùlùmí òdodo fún ọlọ́run dáwọn ọmọ wa ló ṣe ti wọ́n lọ mọ́jẹ̀ wọn ó ṣe pèsù ìsìláàmù ọ̀parẹ́ lérí wa kí ìsìláàmù ọmọ fẹ̀ sí kọ́ máa gbòrò sí kọ́ rọrùn fún gbogbo Ọjà àkàtàkọ̀ aburú lára ẹ̀sìn. Wọ́n tó bọ̀ alẹ́ iná. Ọmọ aláwá sì ṣe tá a sì sọ ní ọ̀rọ̀ nínú ìṣẹ́ Ọlọ́run forí jì gbogbo wa gbá. Ẹ̀ka ń tàtọ̀ wá. Ọmọ aláborí kì ní wọn lọ́wọ́ afọ̀rọ̀ wọn lé ẹ lọ́wọ́ jọ̀rọ̀ wọ́n já sí dáadáa láti rìn lọ́wọ́ Ọlọ́run. Rọ́bẹ̀rẹ̀ Ọlọ́run ọba ò. Ọ̀pẹ̀ Ọlọ́run. Wọ̀bọ̀ á sì fi ìwọ̀n fún lámílíọ̀n gbogbo àwọn tó ń fọmọ wọn lẹ̀ sílé kí ó jẹ́ àfáà wọ́n jẹ́ wòlíì jẹ́ wọ́n jẹ́ àbàmì tí Ibrahim ti rí jọmọ sí náà dá kó tó dájú lọ́lọ́ màláìkà kan ma makéwú kan ma màwé kan ma mọ́kọ kan ma mọ́kà wàyọ̀ alìmọ̀ ọmọ ìkìta bàwà ilẹ̀ ẹ̀kìmáta ọkọ̀ ayé ẹ̀tọ́ ayé ìmọ̀ ayé ọlọ́run fi yé gbogbo ọmọ ọmọ sí wọ́n lókò ní ọmọ wáyé bẹ̀ kí ìrìnàkà àìsàrà àti ìjọlá kí wọ́n lọ́wọ́ bá lọ́bọ̀ ìjọ̀gbọ́n tó mọ́ mọ́ ومن يرتب عن ملة إبراهيم إلا من سفي نفسه gbogbo ẹni tó wá ní ti àníbì Ibrahim báwo òun ọ̀fara mẹ́tì Ibrahim ọjẹ́ mùsùlùmí ọjẹ́ kiri yóò fẹ́rí pé ilá máa ń sàfí rí o ẹgbà tó náà bá ti dúó pẹ̀lú Ọlọ́run tí ó bá ti wọ́n ra wọn ẹmọ́ takò ẹgbàkún nítorí Ọlọ́run òun náà láti wá sí fún ìkóná òjò gbogbo jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà ní ògbé jẹ́ nísìnyí bẹ́ẹ̀ ní bá ìmọ̀nà ìsìláàmù lára ẹ̀ àwọn tá ti jẹ́ àfá rẹ̀ àwọn tó jẹ́ àfá ti wá náà ìlànà ìsìláàmù tọ́lọ̀ tàbí ni wọ́n bá kọ́ nímọ̀nà gbà ìbáyìí ní báyìí ní báyìí ní báyìí ní tí ọ̀pá ti takò jí bọ́nà ọ̀kùnrin àtàkì ìsànàbì ìmáàmù tànẹ́tì jẹ́ tàtàwọn ẹni ọlọ́run ní kó ṣe mọ́ sí àwọn ìmáàmù fáàrí tí ń bẹ́ ń ta ní ṣe ọ̀tá gbogbo Kò tó dédé, ìmáàmù lẹ́fẹ̀ẹ́. Àwọn akọlé orin mélòó láti fi ṣàlàyé bó ló ti máa rìn, bó ló ti máa ṣe ìwà wo la gbọ́dọ̀ pọ́lọ́pá lọ́wọ́ ìmáàmù láti lè túmọ̀ ọ̀rọ̀ Al-Qur'an Al-Karim. gẹ́gẹ́ èṣù ẹ̀rígbà tí mọ́mù dé rẹ̀ bàbá àgbàlagbà ní bàbá yìí wọ́n lè fi ìmọ̀mù lọ́mọ wọ́n wá ní àfi kí ìmọ̀mù òjòkó káwọn tó jòkó ó yíwá rí bẹ́lọ́dọ̀ ẹni tí ó wá lé àwáyọ̀ takú mọ́ jẹ́ ìlú òkàfí ẹ́ àwáyọ̀ gbàgbàkú bàbá ẹni wo kí ní jẹ́ rẹ̀ òkàfí àrí àwájọ wọn àwọn gbogbo mọ́ríkàsì mọ́ ńgbàjọ̀mbẹ̀ mọ́ríkàsì in tó mú bàbá ma fún àfá ilé ìwà dáadáa ni ìmọ̀mù ọyọ̀ báyìí tó ti yọ bí ìgbà tó sùpá yọ ìtẹ́kí tó sùpá bá ti yọ ìyọ́ láìkẹ̀ẹ́ afẹ́ jáde nínú ilé ká gba sẹ́gùn nínú òṣùpá ní tó dáa nìyẹn kí máa ọjọ́ káwẹ̀ láàrín mọ́mọ́ wa ní bọ̀ ìyàmọ́ ìmọ̀ iṣẹ́ rí ọ̀rọ̀ rí látàlọ́ ìmọ̀mù ni wọ́n fi máa kí látùlójẹ́ ìmọ̀mù ẹmọ wulẹ̀ kọ́lá bí òkú wọn Bàbá ìmọ́mọ́ ń fi yóò jùwà rẹ̀ dáadì. Bìsídíkì lùkọ́ọ̀lì wà sábòrí lè jẹ̀bí lè. Bìsídíkì lùkọ́ọ̀lì, ìmọ́mọ́ ọmọ sòdodo, ìmọ́mọ́ ìmọ́ parọ́ fún bàbá rẹ̀ Ah, kí ó tó wà ah ìmọ́mọ́ àmọ́ pa irọ́. Ọlọ́run ní bàbá orí kan ọ́. Wà sábòrí jẹ́mìlì. Rúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ẹni pé yẹn bọ̀ ni àwọn ìmọ́mù mọ́ sí. Lọ́ọ̀tí rí ìyàn kó mọ́ra. Orí sí sí wà ní bẹ́lọ́dọ̀ àwọn èèyàn. الصبر الجميل سورو كلا كلا دوله Adúlú àmáhàn àtẹnúlù ìmọ́mù gbọ́dọ̀ tí ó ń dédé, wọ́n torí kí ẹnìkan fún olówó ń bí àdúrà ẹnìkan fún olówó kọ gbẹ̀bì kọ fẹ́lẹ̀ bí lẹ́hàlá. gbogbo ẹ̀tọ́ mọ́jọ mọ́ A máa jẹun mímọ́ bá Kàṣírọ̀ lẹ́rìn ni. Wà máa tọ̀kẹ́ máa kàtírà torí wọ́n bọ̀ wá bèèrè tẹ̀rí à rẹ̀. gbé fún ọlọ́run tó gbé ní ọ̀rá. Ìbà tó ní jàmà ní. Ọ̀rọ̀ ìdáadáa ni ẹ sì ẹ̀ bí ìfàsíwájú. ń dá kìrún yáyá àbìsúdé. Ẹgbùrú máa dúgbọ́ fọ́lọ́ gáàkìrú máa rántí ọlọ́kan rí kí ó máa bọ́ bí àjú àgbogbo. Ìmọ́ mú sàdá lọ, kìí sinmi ní ààrẹ sinmi, ìgbẹ́ tí ó gbé jẹ̀wá ọkùnrin ó gbé obìnrin àti kákílẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́. Ìmọ́mù rere sùn, ìmọ́mù ní máa ń sùn, tí ó ti alúwà tí ó gbàdúrà jìbìtì ní olú, èèyàn sáìsùn ni, ọmọ bẹ́ẹ̀ lọ́n torí kálukú gbèjì eléri pé ìtàǹkiri àwọn ìyẹjú wọn. Náà ni wọ́n á ṣe lè fi lérò. Yáhàyá bí ìṣòro jẹ́ ọ̀ráyé sá, mọ́ jẹ́ alájẹ, máa jà tó ń ta ní òkú mi súnà mọ́ lọ́jà tó, ah, tí ọ̀bá rú rẹ̀ kí a máa lọ́jà sí bí òjò olóòdó. Ó rú ààrẹ fún wọn bá pẹ́ ọgbà, wọ́n ti pa ó ní ìtọ̀ ẹ̀síta ilẹ̀ sí òṣìṣẹ́, wọ́n kò tí ẹwà bọ́ nílé. Ẹ̀rọ ọmọ wọn bà wọn ti pé àtìmú ah, ọmọ ẹ̀rọ ọlọ́nkọ̀mọ́ ní bèèrè ọdún yẹ̀yẹ́ tẹ̀lé mọ́lẹ̀kí sí mi yọ̀rọ̀fù bí lè tàmàlì kọ̀ọ̀tẹ̀gọ́lọ́láfíà yọ̀rọ̀fù bí lè tàmàlì ibi tọ́bà máa jú rẹ̀ wọn ni àti mọ́mù dáadáa rẹ̀ wá ẹ̀lọ́dọ́ lágbàjá ìmọ́mù rẹ̀ kò tí rẹ̀ يصوم نهاره سهر الليالي Àjàrẹ̀ lọ́sànkọ́ ọmọ ṣàìsùn lóru ò ní ìrù ò ní jẹ ọmọ kan àti kọ́lọ̀ tó mọ̀ jẹ́ sí àwọ̀ ipáyàn. Àwọ̀ ipáyàn, ọwọ́ ẹ̀mì kan máa gbàwẹ̀ ọdún kan ní gbígbàwẹ̀, jọ méjì ní ọjẹun lọ́dún. Jọ méjì ó sì níyàwó mẹ́rin. Mọ́ á ti gómìnà, àkọ́lá tí bóò ló ti ń dọ́gbọ́n ẹ̀. Ìyàwó mẹ́rin ilé ìwà jẹun yóò lè yanjú ọ̀kan kó tó jù méjì mẹ́ta mẹ́rin, ọlọ́wọ̀n ọmọ bọ́lọ̀ tí wọ́n ti ké tó máa ń dáwọ̀ tó máa ń lálàáfíà sí àti ọlọ́run ọwá kú sí tẹ́kọ́ tí a máa ń ti alúwà ẹmọ́ lálàáfíà sí kọ́ àwọn ẹ̀hà ìkọ́ ẹ̀yìn tó ń dẹ̀ yìí ọ̀fẹ́hù <laughs> tí a bá ti ń ti tọ́lọ́run ọlọ́run ọmọ mú agbára wá agbára ọ̀tún agbára àkọ́kọ́ agbára àlàáfíà bí ẹ ń jẹjẹ kújẹ púpọ̀ yóò máa sùn ní bí ẹ sùn púpọ̀ kò ní sí ìjábà mọ́ Àfúwó ìjá ní láyé jì sí ìbìsú rẹ̀. Ìgbọ́mọ̀ gbọ́dọ̀ máa mójú kú òfẹ́ tó bá tẹ̀ láyé jì sí ìbìsú ìgbọ́mọ̀ ní máa tẹ̀sán kọ́ máa rán ó. Pé ẹ̀sábájẹ́ òkú ni ọ̀yẹ́kọ́ máa rí okú, ọmọ awákátà ní ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ ọmọ tàwọn lé rírú. Bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ̀ tí ẹni ẹni ọlọ́run mọ́ ní kí bínú àwọn àfà ti rí nù. Wọ́yá ṣàmọ́ tẹ̀kì rọ́pá ìjàdáàlì. Wọ́n mọ̀ bẹ̀rù ọlọ́run lọ́gọ́gọ́ àti ní kọ́rọ̀. Ìṣẹ́lẹ̀ alánàbí ní kàtà yóò tẹ́lẹ̀. Látàtà láti bá nẹ́bí máa tọrọ kẹ́ìjẹ fún gbogbo ẹnikẹ́ni. Alápọ̀lẹ́tọ̀ àti bílá àjìdáàlì. Wọ́n bá àfà kẹ́kẹ́ jà owó wọn

gbogbo àfáà tí ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin tí ń bí sí ọlọ́run àlàáfíà kó máa bá òwúrí gbogbo àwọn aládùúgbò wa agẹ́nẹ́fẹ̀ẹ́ ọlọ́mọ́sà fi àlàáfíà ọlọ́mọ́sà fi tayín lò ọlọ́run fi kẹfà yín lò ọlọ́run forí ẹ̀bá yín lò mọ́mọ̀ tó jẹrẹ ìrọ̀n jẹ́ ìbáríkọ̀ ọmọ jẹ́ ti ẹwà tí láwà ní kíákíákíákíá mẹ́gbí láwà ní wọ́n wá kí tí ó káfí ṣàdúwà sí kí máa mọ́ ṣàdúwà sí ẹ̀ẹ́ ṣàdúwà sí bàbá ọlọ́mọ bá fi àlùfẹ́ ti fọwọ́ sí àwẹ́ fọwọ́ sí ẹwà tó bá fọwọ́ sí àmà wa dá sí kìrí kan Allah Allah Allah Allah Allah Ohun sókè Allah Allah Allah Ìgbé Allah Allah Allah Allah Allah Allah Sallallahu alaihi wa sallam Sallallahu alaihi wa sallam àwọn bàbá méjèèjì tí wọ́n ṣe ṣẹ́ọ̀tọ̀ kọ́dọ̀ imam àti bàbá tó kàábí ọlọ́mọ́sà ti pẹ̀fún yíò lọ́wọ́ sàlékún àpọ́nlé yíò ayé yín àti ayé yín ní jọ́dà tó bá fi lọ́ka ẹ̀dàgbàjá náà dá iná àti nákàjọ fún àwọn bàbá méjèèjì bismillahir rahmanir rahim inna a'tainakal

ó lè lápẹ́lọ àlfà àìdíbi ṣíbù Allah, àbá Allah, ìfàṣẹ́ sí ó kú díẹ̀. ọya ẹ̀dàkùn gbogbo tó bá fẹ́lẹ̀ owó ṣíbù máa owó láàyè ẹgbà mú jẹ́lẹ̀ Thank you. Àwọn ìjọmọ́ òṣìṣẹ́ ìjọmọ́ òṣìṣẹ́ السكينة في قلوب المؤمنين وذات إيمانا مع إيمانهم وذات جنود السماوات وكان الله عليما حكيما يجزي المؤمنين والمؤمنات جنات تجري وجبلها خالدين فيها عاشت والجنة خالدين فيها قل ولاجة لا القيامة ويكفر عنهم سيئاتهم كالشوالو بأمودكم الله بر العظيم ورجال يكفر عنهم المنافقات المشركين والكفار اللهم بارك لنا اللهم بارك لنا وغضب الله عليه ولعنهم وعد لهم جهنم ولله اليوم السماوات والارض انا ارسلنا اليك شاهدا ومبشرا ونذيرا وتؤمنوا بالله ورسوله وتعزروه كما اشتروه كما تسبحوه بكره واسيلا بكره ان الذين يبايعون انما يبايعون الله فوق ايديهم فوق ايديهم فوق ايديهم Bí a bá fẹ́ wí láwà ní, Nígbà bá bẹ́rẹ̀ láwà ní ọ̀nà bá kí àyà ní pẹ̀lú ògùn ọlọ́run. Ọ̀nà bá kí àyà ní pẹ̀lú ògùn ọlọ́run. Bá ní ẹjọ́ tó dára. Àyà náà ìmọ́lẹ̀ ni. Wọ́n ní ìmọ́lẹ̀ ni àyà náà. Ọlọ́run ti bí olùgbígbé ànẹ́bí ti jẹ́ ní lókè ìṣòro olùgbíṣẹ́gun ní mọ́ká ọwá bí ṣẹ́gun ní mọ́ká àwọn olùgbé ìgbàjẹ́kọ́ yọ ìrìnjìmọ̀ yọ ìjọ àdámọ̀ yọ Ọlọ́run fi ṣẹ́gun gbogbo mọ́kà mọ́. Ọlọ́run fi ṣẹ́gun gbogbo mọ́kà mọ́ ní mọ́. Ọlọ́run fi ṣẹ́ kan rọ̀ fún. Ọlọ́run fi ṣẹ́ fún ní ọmọ mọ́kà sí bẹ́ẹ̀ fún. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún àbábọ̀ gbogbo àwọn tó dúró tì gbogbo àwọn tó dúró tì ọlọ́bàá ṣe bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin jẹmọ́ aládùúgbò àti gbogbo àwọn jẹmọ́ aládùúgbò ọwọ́ tàà fi ń wè yìí ọlọ́wọ́ tàà bá fi ń wè àwọn tí sọ́wọ́ adáhùn fi wù fún ọ̀nà ọgbọ́n tí ṣe ààrẹ òfin fáwọn bàbá lò wọ́n wé ti ìdájí fún wa wọ́n wé ti ìdájí fáwọn bàbá wọ́n wé ti tòjí fún wa wọ́n wé ti tòjí fún wa wọ́n wé ti bàbá ẹlẹ́hà wọ́n wé ti bàbá ẹlẹ́hà wọ́n wé ti bàbá sámsùdín wọ́n wé ti bàbá sámsùdín lákàlájì àwọn òṣèrè àmọ́dé ti jẹ́ ààrẹ olóògùn ọlọ́run àti àti bọ́bá tó kọ́ ìrìnlẹ̀ bí yóò gùn láti ọjẹ́ tí ẹ ọjọ́ àwọn tó fẹ́ tí ẹ náà wọ́n tàbí kọ yóò kárí àwọn ọ̀rọ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ àtàríkò olóòmọ̀ nàìjíríà gbogbo ẹ̀yà àfáàtẹ́dálé kí wúlẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo àfáàtẹ́dálé kí wúlẹ̀. Ẹmọ wa ti bí sínú láàrín àkùwárí kẹ mọ̀ bọ́kàn. Wọ́n ni ẹmọ ti bí sínú láàrín láwọn ọgbọ́n. Àwọn bá ti ṣe kí láwà ní. Àwọn bá ti ṣe láwà ní. Àníyàn yìí dálẹ̀ fi wá. Àníyàn yìí dálẹ̀ fi wá. Láti rẹ̀ rí MC wa. Ó tó lẹ́wọ̀n fún àwọn ẹ̀kùn wa ní bísmìlá aláwọ̀ àkùwárí. Ọkùnrin bísmìlá aláwọ̀ ọlọ́run ọlọ́run gbọ́ Allah ti bẹ́ẹ̀. Láwà náà nẹ́bì tòòwé ẹ̀lọ́mọ́sí ọ̀túnlẹ̀. Láwà náà nẹ́bì tòòwé. Ọlọ́mọ́yọ̀ ọ̀túnlẹ̀ ilẹ̀. Láwà náà

Àwọn tó ti wá ìdí, Allahu Akbar, ó yá yá ayékúnlẹ̀. Àwọn àjẹ́ ọ̀tọ́kùn ìdàgbàgbà bí i láyé Allahu Akbar. Báwa ní àdínẹ́bì òwe. Aláàmọ́dé ojú láíláí. Aláàmọ́dé ojú láíláí. Ìbá náàbì ìtọ̀ọ̀gbà. Ọlọ́run ẹjọ́ òkú lọ́wọ́nà nàbì tó rẹ̀ aláàmáyò túnláìlẹ̀ ọ̀pọ̀ nàbì tó gbà aláàmáyò túnláìlẹ̀ ọ̀pọ̀ nàbì tó gbà aláàmáyò túnláìlẹ̀ ọ̀pọ̀ ọgbà yìí ó kí àwọn afábá yìí wọ́n tẹ̀lé ọpọ̀ pàdẹ̀dá wọ́n wá tẹ̀lé ó kí àwọn afábá yìí ó kí àwọn bàbá yìí wọ́n wá kí àwọn obìnrin lọ́wọ́

Ọlọ́run májẹ̀ òtú láíláí. Ẹ̀bá àdíjì tó gbà. Ọlọ́run májẹ̀ òtú láíláí. Ẹ̀bá àdíjì tó mú dá. Ọlọ́run májẹ̀ òtú láíláí. Ọlọ́run májẹ̀ òtú láíláí. Ọlọ́run májẹ̀ òtú láíláí. Orí làá níbi oore láti tọrọ oore níbi oore láti tọrọ oore níbi oore láti tọrọ oore oore láti tọrọ oore ẹni bá ní tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run kó béèrè lásìkò yìí ẹni bá ní lọ́fẹ́ fọ́lọ́wọ́ sí fún kó béèrè àgbé látọ̀rí bàbá káfí ọdọ́ra bàbá káfí bàbá Imam Abdul Qadir bàbá Imam Abdul Qadir àti gbogbo ẹ̀yà àgbàlagbà dáadáa gbogbo àgbàlagbà lápapọ̀ ẹ̀yà pátá fẹ́yìn náà ti kéhùn jáde tó wá fìdùnú wá ṣe ilé àti bàbá àgbàlagbà wa tó wà lọ́hùn bàbá ìyàwó àfáà rẹ̀ Ọkọ̀lá Al-Kùránì àti gbogbo ẹ̀yìn yàtẹ̀ jùkú, àtìmí náà ọlọ́mọdé ó bàjẹ́ gẹ́gẹ́. Àmìnà. Ìta sí lónìí, má fi jẹ́ mẹ́jà fi pìtà burú. Àmín. Jẹ́ mọ́sánásí odò dìdì. Àmín. Àwọn ìtí bàbá káfíń sí ọlọ́dí odò dìdì. Àmín. Ọjọ́kọ́dún sí ọlọ́dí odò dìdì. Àwọn onílọ̀ kan wá dáwọ́lé, ẹn tó ní kọ́mpìnì, ẹn tó dáwọ́lé sẹ́, ẹn tó dáwọ́lé nǹkan rẹ̀, ilé kíkọ́ ọlọ́mdákùnjọ́ yọ ní. Àmín. Ọba tó tún kọ́ kí inú rẹ̀ ń tó ọlọ́mọ́dá tó ní kọ̀ọ̀kan wá ní ọlọ́fàátẹ́ha Bismillahirrahmanirrahim. Alhamdulillahirrahmanirrahim. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim Ẹjẹ́ kí mọ́lá sí yóò tètè yọrí, pẹ̀lú ògbò ọlọ ẹ̀dà ní ẹ̀ṣì ọlọ́wọ́ yọrí ìkàjì nínú mọ́ fún òun mẹ́kún ti ìmọ́mọ̀ gbọ̀kọ́dẹ̀ tí ó dá ní kátílì ìkápá mọ́lá sí náà kò ti dá jù báyìí láìpẹ́ jọjọ. Ẹ̀rì pé ń tẹ́ wá fi sùn níwájú ọlọ́run lórí ọmọ ni lórí ọjà ni lórí iṣẹ́ ni الزاكيات لله آمين. الطيبات صلوات لله آمين. السلام عليك آمين. أيها النبي ورحمة الله وبركاته آمين. السلام علينا آمين. وعلى عباد الله الصالحين امشي بسم الله باب الفعداء عبد المجيد fún alẹ́mìgí لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإله قريش إلههم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وعمله من خوف